عليها الإيمان أيوة الدين سلام وكمال سلامه إيسان الكسب حلال وسبيلك هي الإجلال الجمال زينة وتمام كمال العيال Àìmáàlù sọ̀lá àrọ̀ àmìláyé pátápátá. Wàjọ́lá lùlápọ̀ ìrìnlẹ̀ sílá ààrẹ. Ọjọ́ yóò ti pẹ̀lẹ́ kọ́ mọ́ bá yíwọ́. Àṣàwá jùjú nà الولادة نعمة وتمام فلا النجابة الصحة والبراء نعمتان والتداس فيهما النسانة العمر سلوك ولقائه في الأرض سعادة العلم نور وهداة وإنما الجمال الكمال من والإرفان Ọjọ́ kò ṣe máa rọ́. Ọlọ́run jẹ́ adápọ̀ ọmọ mẹ́jọ bọ́ tó ọmọ ọjọ́ kọ́mọ́ ọlọ́wọ́. Òǹtàrí ìpátá lọ́lọ́run kójọ fẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo tàbí ìpátápátá lọ́lọ́run kójọ fẹ́ni kọ̀ọ̀kan wa kò tẹ́ lọ́lọ́run ṣe fún. Àbíkámúra sáàdúrà. Àbíkámúra sáàdúrà ẹ̀ máa gbọ́ kòtó kòtó lọ́kọ̀júmọ́ yọ padà wá jábọ́ kò nílì gangan mọ́. ó wá jábọ́ kòtó kòtó lábẹ́ ìjábá kọjúmọ́ yóò jábá rí gbọ́gbọ̀ mò nírí kọ̀kan mọ́. àfikà múra sádúrà o. àfikà múra sádúrà. àbàbà yóò hàn bẹ̀rẹ̀ àbúláì. wọ́n ní bí ẹ̀ bá pààrà púpọ̀ yóò kóra. wọ́n ní bí ẹ̀ bá pààrà púpọ̀ yóò kóra. wàhálà rẹ̀ bá pọ̀ sí ìrìn الدنيا الدنيا متاع Bí ayé tàwà yìí àdùnlọ́lọ́ ní a wá gbọ́ ń bẹ̀, ká wá gbá ń bẹ̀, ká wá gbọ́ ń bẹ̀, ni a máa gbádùn ìyá ti máa gbọ́ àrùn. Ẹni ń gbọ́, kò tí ìtò tán, kò tí ìtò ẹni tí ń gbà, ẹni ń gbádùn, ni pé wọ́n ládùn adùnkẹ́ ụlọ, náà ẹlòmí ò jí gbọ́ rárá o jìnà sí rẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ amẹ́rẹ́dín wá ń gbá àhàbàdàlà ọ̀tọ̀ ní ọmọ gbọ́ àdùn ọ̀tọ̀ ní ọmọ àdùn èyí jọ́ ní èyí lè gbọ́ àdùn kó máa àmẹ́ ìdájú ní pé máa gbádùn láyé الدنيا متاع وغير متاعها الإيمان Ẹ̀kọ́lọ́gbọ́n náà ni àdùn ayé, gbogbo tó bá kọ́ látùn láyé, olóso ni, olómọ́sò ni, olówó ni, ọlọ́lá ni, tó bá ní ìmáàni, òfò ní ọ̀padà já sí, torí jọ tí àdáwò wá tí ò lówó mọ́, tí wọ́n kọ́ lé mọ́ lọ́kàn alábùkù tó gbọ́ ló dé àdáwò kápẹ́ ní olè yíyá ní wọ́n ní kẹta tó wá sọ fún lọ́wọ́ àbára yẹ ní ọwájú ní èmi náà lọ́wọ́ ibà ìfún àdá ilẹ̀ ọ́ abú ẹkún ẹ̀rẹ̀ rẹ̀ yóò máa rántí kákùnkọ̀ látẹ̀yìn kò sí ìmánì má tí ọba ti sí ìmánì pọ̀tánù lẹ̀ ìjọ tó bá wá bí inú rẹ̀ ìtí mú yẹn gbádùn ìtí mú yẹn gbádùn ìtí mú yẹn gbọ́ ní kí ẹni mẹ́rin torí kọ̀ sọ́gbọ́n tánà dàbí méjèèjì ní báyìí láyé àti inú sàlámù àti inú sàlámù wọ́n ti gbé ọlẹ̀ àti sàlámù ẹ̀sìtẹ̀ rí wà láàábíà ni ìyẹ́ sí lọ́n kó tẹ́rí bú àjọ àyípọ̀ àwẹ̀ yípo mọ́mọ̀ pàrà rẹ̀ ìṣẹ́sì àbí ní ìsànmí bá fún lókè. èyàn ìjẹ́ ọlọ́run pẹ̀lú kí sí náà pọ̀ lórí ikú wàhálà ipò àdúrà ipò wọ́n tọ́ rẹ̀ lórí ikú láíláí àbí tí gọmi bá kúlé bá kú. ọlọ́run akọ̀bílò ayíkà rọ́bì ṣàkíyà èyàn ní sí náà wá pé àkùn ah, dàrú látàrí ẹ̀sìn ah, ọlọ́nkan mi pọ̀ mọ́ lókù. àdínù àdínù sàlámù. lábẹ́ àlẹ́ ti ń jẹ́ àwẹ̀ ní irun ní hajj ní zakari gbogbo tí wá jẹ́ sí aláàfíà ni. وكمال كلامه لإحسان Ìdí wá rí pé jù fẹ́ lábáyá sí lọ́wọ́, òun ni bọ́lọ̀ ti ṣe fún dáadáa kí wọ́n náà ti fún ẹ̀sì parí ẹ̀. Bọ́lọ̀ kò sí fẹ́lò méjì. Al-Ihsan, nítorí tàbá kàkà wá ìdílé Islam Alákọ̀ọ́kọ́ ọ̀wá ìdílé Islam, ẹlẹ́kẹta Al-Ihsan. ان تعبد الله كانك تراه ان لم تكن تراه فانه يراك ó sin lọ́hùn fọ́lọ́hùn ó tún sin lọ́hùn látara àwọn ẹ̀dá ọlọ́hùn ẹni tí ọba bá ń ṣe rere fọ́mọdà kejì kò sí ni ọ̀lẹ́sìn òkè òjò bẹ́ẹ̀ lọ tó gba àwọn ìjù bẹ́ẹ̀ lọ nínú rẹ̀ ọba ti dá sọ́mọdà kejì òkìrù jù bẹ́ẹ̀ lọ bó gbàwẹ̀ rẹ̀ ọba ti dá sọ́mọdà kejì ó ní ọjọ́ kejì ọjà

ẹnìkan ló wà láàmọ̀ láàrù ẹ máa dá wa lára ìjọba lọ́rùn olè jíjẹ wà bẹ̀rẹ̀ ìrọ́pọ̀ wà bẹ̀rẹ̀ nítorí bẹ́ ọlọ́run polo káti sẹ́nà Kùránì ìmàlù ìmàlù ìmàlù ẹlọ ṣiṣẹ́ Ìjí wá mú iṣẹ́ ìlàbàyọrí náà ní kẹjọ ọmọ o, ẹ̀yẹ́ ìrìnà ìjọba, ẹ máa lù ìjọba jìbìtì, kọ́ọ̀dà kan ọ̀bá rí ẹ̀tì dọ̀lá ikú kalẹ̀. Bọ́bá ti dèyẹ ńláńlá tó ṣe ìjọba ní orí ó ṣe fún ọ̀nà. Ní ọmọ ṣe fún ó ti wá gbàgbé tó wọ́n ti ṣe fún ẹnìkan. Ṣẹ́kìláàsì, ẹni tẹ́ bá jọ pòwòpọ̀ ẹjọ́ mọ́, ẹni tẹ́ bá jọ pọ̀rọ̀pọ̀ ẹjọ́ mọ́, ẹni tẹ́ bá jọ pa bísínẹ́sì pọ̀ ẹnu tọ́lọ̀ ń bá kójọ fún yín níbi iṣẹ́ níbi owó ní yọ́ wà á ṣe nǹkan yọrí lọ́lágbàkà aṣẹ́kìlá ọ̀pọ̀mọ́ àlìjàmáàlù dínà tó kí àfáì kọ́ àti ìsìnkú kọ́ ẹwà ó ti fi ń dán ìṣàkóòrò aláàpọ̀ ọkọ̀ àpọ̀ṣọ̀ Ẹ̀sìn fòfà fẹ́rẹ́ bí ìdàbà jáàmì. Ṣé wọ́n fòfà fẹ́rẹ́ bí ìdàbà jáàmì? Bí lárúbáwá. Bí lárúbáwá. Ogun rẹ̀ wà bá ohun ọmọ dáa, yóò dáa. Ọjá àtiwọ́ náà ọlọ́dá ọdún ìdábọ̀ wá rú kíláàsì wọ́n náà rẹ̀ nígbà alhamdulillah. Èèyàn lè nínú. Èèyàn lè nínú. Ìbẹ̀láwùjọ ayé. Ìbẹ̀láwùjọ ayé. Ìbí kárí ìrìnà. Aláàkọ́wà. Àfúrú ẹjú. Aláàkọ́wà. Ọkọ̀ wọ́n ní bàbá ọmọ rẹ̀ ìmáàmù àwọn ọjọ́ rẹ̀ ah, ah. Ọlọ́mọdé abúrẹ́wà. Ọlọ́mọdé abúrẹ́wà. Ọwọ́ yọ láwùjọ ilé ìyà ti ń bọ̀. Ọwọ́ yọ láwùjọ wọ́n ní bolé ìyà ti ń bọ̀. Ọlọ́wọ́ pọ̀. Kò sírò láàrin wa yìí. Kò sírò láàrin wa yìí. Kò sẹ́ni tí ọ̀dá láàrin wa yìí. Kálùkọ́ dúpẹ́ tara rẹ̀ mú. Alhamdulillah, mo dúpẹ́ tó mí. ودوام قبلها الحياء Ìjí wá jẹ́ kí ẹwà ọkàlé téèyàn òfin ní ìdọ̀tí lọ́jọ́ alẹ́ alhaya olójújì. Mọ́lù ẹwà yẹ́ lókúlò, àláfíà rẹ mọ́lù lókúlò. Ẹwà rẹ ọjọ́ pupa, ọjọ́ wá ń bó pupa, kó wá tó wá Ọlọ́run ti ṣe òun, ó ti kó ọlọ́run bẹ́ẹ̀ bó ti ṣe ọ̀nà faramọ́tọ́lọ̀ sí ọ̀. Ọmọ wa tọ́jú ẹ̀. Ọmọ wa ti ṣe ọlọ́run láti wà bí ìkí níbi ṣe ń tí ọlọ́pọ̀. Yọ́ jẹ́ kẹ́lẹ̀ wà lóògùn, gbogbo àwọn èèyàn wọn darúgbò ní darúgbò wọ́rọ̀wọ̀rọ̀. Nítorí pé ó ti ṣe ọlọ́run lára ẹwà tó gùn ẹ́. Wọ́n dáwọ́ àmọ́ kọ́mọ̀ ẹlẹ́hẹ́lẹ́ háyà. Ìjẹ́ kí ẹwà ọkàlẹ́ náà ni àlàyáwò ọ̀ṣíyú ẹwà ara ẹwà ní ẹwà mímọ̀ ẹwà ní kí ọba lẹ́wà mímọ̀ tí màrẹ́ bá pọ̀tọ̀ ọmọ náà wùmọ̀ tọ́rùbù bá ọba lójú tí ọ̀dà lábùkù lọ́dọ̀ àwọn kí wà tàwọn ẹgbẹ́ rẹ̀ gùn sáré má dá lóhùn ẹjọ́ máa kẹ̀rọ àbùlọ sí ti jẹ ìdáfẹ́ bí lóúnjẹ ẹgbọ́n tí mi ìrà ọmọ ti sú wa àmọ́ tó jẹ́ kó bí ọkọ̀ tó rú ni apá rẹ̀ báyìí kó tó bọ́ lẹ̀ kọ́mọ̀ fúnná táwọn èèyàn kan bẹ̀yìn ní kó apá àmìlẹ̀ kátó agbègbè àyà kátó gbẹ̀yìn kátó pẹ́sẹ̀ rẹ̀ kátó pẹ́rì rẹ̀ kátó gbogbo àtúrí ara rẹ̀ ká ẹni tó fáì sí ọ̀gbà sí rẹ̀ kò lójútì ní kò sí ju ọlọ́run tó fọ lẹ́wà ẹni tó fáì sí ọ̀gbà sí ara rẹ̀ kò bọ́lọ̀ ń tọ́jú ẹ̀ kò bọ́lọ̀ ń tọ́jú ẹ̀wà tọ́lọ́run fún ni ọ̀pá tọ́jú ẹ̀ wọ́n lò lò ó ti lè rí ó rí yóò sì padà rí bákẹ́ bákẹ́ bẹ̀rẹ̀ náà tó ti wọ́n kán sọ pé ó ti lè rí ó ẹni tí ó kò obìnrin ọlọ́mọkọ́bìnrin lè wọ́ ọlọ́pàá ọkùnrin ọlọ́pàá wà ní bí ìyàwó tó wá pàrẹ̀ lé kí ìyà tó lè ọkàn ọba ìwò bẹ̀rẹ̀ ọkà kí ló ní èlé pàdà bíbí wá ń pa ó wọ́n ni látàjú olùmọ́ra ájú ọ́ta àkúlọ sábíyà ìhà níbi rẹ̀ ní pa obìnrin títí kọ́ wá gbé ọyọ rẹ̀ kọ́ máa mú láíláí ìgbà kan bá dà wọ́n kọ́ bá dà àwọn ọkùnrin ẹ̀dá kan máa lóde alẹ́ pé mẹ́fẹ́ pé kọ́dà wọ́n bá dá lóhùn alhayáwò ìtìjú ti pọ́n tọ́lọ̀ ti pọ́lé lẹ́lọ́kùnrin náà gbogbo ẹwà láyé gbogbo ọ̀rọ̀ ẹwà láyé ìtìjú ló lè jọ kalẹ̀ ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ làákàyè bọ̀ ọ̀rọ̀ làákàyè náà kọ́ ẹ̀wí o ọ̀yà rẹ̀. àdìmá ló sàn lọ́rùn. owó dáa púpọ̀ láti ní owó ọjà Yẹ̀dé yẹ̀dé lówó mẹ́ràn bá lówó yẹ̀. Ní máa mú yẹ̀ ni. Tí ọba ti sí. Àbáwọ̀ àmá. Ìgbìlì òun náà lọ́fà. Ọyẹ́ àbí ọyẹ́. Ọyẹ́. Ọyẹ́ òdé. A sì tún máa yẹ owó máa ń múdé yẹ̀yàn ó sì máa ń múdé yẹ̀ ní jọ́jọ́ bá sí lápò àmọ́jọ́ ti bá ń gbẹ lápò èyí ó dáa fún èyí ó máa yan padà pẹ̀lú ẹ̀ torí ẹ lílọ orí orin náà bílẹ̀ ọ̀bá yẹ̀yàn kò nílò ní Allah ilé ti dá ọ̀rẹ́ dì lóbi ni òde àwàlíyà ni ilé ẹni dílé rẹ̀ ọ̀sùn àwọn nípe lóde kọlọ ó wíjá náà gẹ̀rẹ̀ gbogbo rò àwọn tàbá ti ní òde ìlú òde ilé sùn àní ó náà. wàjálà fún wàjálà fún ìhì àǹfààní owó ní kí ni alẹ́sílà kan tún kàtí láyé ní wádọ̀ rẹ̀ ilé ìsùn fún wa oní òsìtọ̀ ọ̀sán fún oní sọ lówó ẹni bá lówó tí ò lè na owó ẹni látọ̀ tí ò lè wọ̀ aṣọ ló ní ẹni rí ní mọ́tò tí ò dégùn tó ń da sí ń dátọ́gbó mọ́tò ní mọ́tò ló nínú ọba ẹni bá ní mọ́tò yọ padà mọ́ gùn gbàtọ̀ bá kú ẹni bá lọ sọ ọmọ wọ́n gbàtọ̀ bá kú ẹni bá lọ wọ́n mọ̀ ẹ̀nà ń gbọ́ bá kú pẹ̀lú bá wà owó ọ̀dà púpọ̀ ó tó nǹkan ṣe àǹfààní owó náà ní kò bí tún kan ṣe gbọ́mọ̀ pé lágbàjá ló ṣe ìlágbàjá ló ṣe ọlọ́mọ́sà járí nǹkan ti láyé àmìnà àzàwájú jọ̀nẹ́tọ̀ wàjánẹ́tọ̀ àzàwájú jọ̀nẹ́tọ̀ wàjánẹ́tọ̀ nílọ́kọ àwà ní líláyà àwà ní jẹ́pẹ̀ ní àwà ìdáàbòbò ìṣọ́ni obìnrin tí nítorí ẹkùnkùn yà tẹ́ ṣe ẹkùnkùn ilé ọmọ ọkọ̀ọ̀nù sí ibi tó kíkà àṣà tí ìbá ẹkùnkùn mi tó ìgbé ilé ìwé rẹ̀ yìí hàn àárín tí ìbá ti gbé àbá alágbájá ní kẹrin kan àṣà tí mo kọ̀ ọ́lẹ̀ irú rẹ̀ lọ́wọ́ akọ̀ọ̀nù sí mi. bẹ́ẹ̀ náà ni bíyàn bá láya a wà ní obìnrin tí wàá máa lọ́mọ yóò rò ìyàwó rẹ̀ mọ̀ pé tí alágbájá wá gbọ́ yóò sàn mí ní eyín a wà ní ìsọ́ni ẹ̀ẹ́dá وإن استطاع منكم الباء فليتزوج وإنها حرس tíyẹn bá tíyàwó ṣérísù ní ìsọ́ni ìdáàbòbò olè máa jẹjẹ kú jẹta ọgbà ọní ẹwà jẹun ní ayélákùnrin àti jẹun kí ló dé à ńlọlé ìyá alágbájá ti dáná kalẹ̀ oníjẹ́ ọjẹ́ ìjẹkújẹ mọ́ Fàdìsàfọ́ àmì gúnmọ̀ ní bá rántà fàlẹ̀ àtàzà òwàjì. Nígbàlágbà àkọlẹ̀ fẹ́ ọ̀. Fà iná oró agá tó lè rí bàtọ́. Ìmá pa ojú ẹni wádẹ̀ kò díjẹ ọmọ ọ̀rọ̀ jùgbà. Wà àhápá rúlé fàáríjì. A ti máa jẹ́ bá abẹ́ olúwẹ̀ kò ní máa ti díkúṣe. Bárabá ti rìn ọlọ́dọ̀ ọkọ rẹ̀, ọlọ́dọ̀ ìyàwó rẹ̀. Jónátù ni a wà ní wọ́jà nẹ́tù ilé ìkẹni ilé ìdẹ̀ra ni ọlọ́mọ́sà fún alóbìnrin kóbìnrin ọjà ìjẹ́nà fún wa wọ́n ti ọkọ̀ àwọn ìyàwó wa níjà náà ọmọ gbádùn mẹ́yà ìlọlé àyà alágbájá ti bẹ́lé àyà alágbájá àjẹ́nà ọkọ̀ mímẹ̀ tí ọkọ̀ àjẹ́nà mọ́sà síbẹ̀ fún wa àmá àtọkọ̀ àtayá wọ́n tọ́rọ̀ wà tù sẹ́dẹ́

ọ̀pàpọ̀ nù rahman káti sùn papọ̀ kíyàwó lè wọ́n fẹ́ bẹ́ẹ̀ jì báyìí ọwà ni wọ́n fẹ́ jì mí àárín wọn àti ọmọ yẹ́ ní ọ̀fẹ́ ìtajú lọ́dà jòkó lè mi tàn ẹsẹ̀ mi ní ojò ẹsẹ̀ mi ní ojò kọ́ lé ẹsẹ̀ yóò máa Báwo ni àmì ọmọ ẹ̀kọ́? Báwo ni àwọn ọmọ ọkọ̀ mi ò ẹmọ́ ọkọ̀ ẹ̀tẹ́nu ọ yíò ọjọ́ mi láàrín. Àgbákò. Àgbákò ní ní lórí jẹ́rọ ni. Rahama ní kí ọkọ àti àyàwó ọgbọ́nù ara wọn. Wọ́n ni ìfọ́ yá ìṣó, wọ́n ni ìfọ́ fá ìṣó, wọ́n lọ́wọ́ tó tí ọ̀wá ti sí Rahama yẹn mẹ́. Àdáwò. Náà. Àlò ìlàádà tún ni ìmá sọ́ọ́. Kábímọ̀ ìkẹ́mọ̀ ni, ọlámọ̀ ni, oore ni èyí. Wọ́n bá mú bàbá ìhí ànàjá àbátú. Ọlọ́wọ́ oh, kan, àròjì rẹ̀ ló bí ọ̀rọ̀ wá. Ọmọ wa lọ rẹpẹtẹ. Ọmọ wa lọ rẹpẹtẹ. láti lẹ́wẹ̀ẹ́. Ọmọ wa lọ gbáà wọ́n wá ń kọ́jẹ́ wọ ọmọdé ọmọ wa lọ kọ́rin wọn ọ̀rọ̀ bá jẹ wọn ọ̀rẹ́ rárí òwádé pẹ̀lú ọmọ gbogbo kálukú fọmọdé kálẹ̀ fọmọdé yọ̀gàn owó ọmọ palẹ̀ ọmọ ọmọ tẹ̀ wọlé ẹkùn tó tẹ̀ wọlé kílẹ̀ fún ọ̀tàkílẹ̀ ọdún bí

Fọ́lá ìhá ànàjá àmàdù. Ọlọ́run àjọ mọ́ yàn fún wa o. Ọlọ́run ìjọ mọ́ yàn fún wa. Àwọn òbí tí wá rọ́pẹ́jú lérí wa. Àwọn òbí tí wá rọ́pẹ́jú lérí wa. Ọlọ́run àjọ rọ́pẹ́jú lérí ọmọ. Ọlọ́run àjọ rọ́pẹ́jú lérí ọmọ. Ẹjọ́ bá sàmì mú títí ẹ mọ́. Nígbà tí ilẹ̀ bá dé ìlú ọjà. Nígbà tí ilẹ̀ bá dé olúwa ọjà mẹ́. Wàhálà ti mú ṣe lérí ọmọ yìí wàhálà tí mo jẹ lórí rẹ ọmọ yìí torí ọlọ́run. lórí ìyá rẹ̀. lórí ìyá ọmọ yìí torí ọlọ́run. ọmọ yìí tàn tí wọ́n ti ṣe nù. ṣé bọ́mọ yìí wá lórí ṣe rèé. ìbọn lágbé ìgbà báyọ̀ lọ. ìbọn lágbé ìgbà yọ ọlọ́run. yóò wá dùn kò sí ní yípadà. yóò wá dùn kò ní jẹ́ yípadà. ọ̀sánú wọn nílé àwọn ọmọ wa o. ọlọ́run ọ̀sánú wọn nílé àwọn ọmọ ọkùn wa. àdìdọ́ba tó fún wa fún. fún lálàáfíà àti kára yèsè kan tí ò sí láhámọ́ tó sì sí lọ síjù ànábì ní kẹ méjì mà ní àmá kò rí ikẹ́ méjèèjì ní kéré Sàkáàrẹ̀ tí èbí bó ti ilé rí ìdàrú ìlàlàáfíà náà ní kọmọ bí sí lọ. Ríráyè kọmọ bí sí lọ àtọ́tọ́ bá jòkó tó mi mọ́ta nílù lásán tó mi mọ́ta tíátà tó mọ́ sàrúyé ó sì mọ́ta kọ̀rọ̀ kọ́ mọ́ bí mọ́yé tó ń dákọ mọ́ zaka ikú mọ́ ráyè ìbádà zaka tó mọ́ lálàáfíà kí náà bí làmọ́lẹ̀ ọwá rí káàkiri èyí tí rí jẹ́ àlàáfíà oore pátápátá fún àṣíhàwà ìfàrà àṣìbàdà kò rí pọ̀ fíṣẹ́ lọ ọlọ́mọ́sá àṣíkò àmìnà àdáwọ̀rù tó lò pẹ̀lá Ọlọ́run ọba kún kékeré ṣọ́ọ̀tì. Ọlọ́run nìkan sọ lè dánú ẹ̀. Ọlọ́run nìkan ló lè dánú ẹ̀. Ọgbọ́n wò tí ìgbọ́nú ayé kìí gbà gbọ́. ti gbà kò igbá kò ti igbọ́ àárín ẹ̀sẹ̀ lọ́wọ́ lọ rẹ̀ kú sí àárín ẹ̀sẹ̀ lọ́wọ́ lọ rẹ̀ kú sí tàmàrí tó kú tàmàrí tó kú mẹ́bí tí ń tàpá lọ́wọ́ hmm. ó wà ní bí tí tàpá lọ́wọ́ tẹ́lọ̀ lọ́wọ́ ni tẹ́lọ̀ lọ́wọ́ ni ẹ̀yàn

àwọn àìdá tó ti ṣe tó ti ṣe tó ti ṣe tó ti wọ́n bọ́ bò lẹ́nu. ó bẹ̀rẹ̀ sí àwọn ìdá tó ti ṣe tó ti ṣe tó ti ṣe wọ́n bọ́ bò lẹ́nu. ẹwọ òkúwà ṣe ẹwọ gbẹ̀yìn rẹ̀. ẹwọ ìgbẹ̀yìn ṣe bó ti rí. ṣé sàádà tó dàbí ṣàkọ́wà. ṣé orí rẹ̀ ní fún ibú. ẹ ti dáwọ̀ bẹ́ẹ̀ kọ́ ní ìlà. ọlọ́jọ́ ìmọ̀nà ní ẹlọ́lọ́pàápùn ní mímọ̀. ẹlọ́lọ́pàápùn ní mímọ̀. ọ̀sọ̀fà àmàlárọ̀ inú àdáàkẹ́ akó oríire o. àbàbá sọ wọ́n ní àárọ̀ láwọ̀ ìbá akó oríire. nǹkan mímọ̀ nínú ìmọ̀lẹ̀láwà sínú òkùnkùn. nínú ìmọ̀lẹ̀láwà sínú òkùnkùn. ọ̀rọ̀ ọlọ́run. lọ́rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ ẹ̀nẹ́bì. ọ̀pọ̀ àmọ̀ yóò bá ìtàmọ̀ jù báyìí. à ah, kò sí ọ̀dọ̀ ẹlòmíì rárá. ó sì fẹ́ sọ́ọ̀ ní ogun. àlè ilé mọ̀ ìbá jẹ́ máa wé ìbá jẹ́ máa kéwú ìjẹ́ ìfìdá àmà nígbà ẹlòmí ma kí ó gọ́mọ̀ wí bí ma wá kọkù níye iná ni ó fi mọ yìí nígbà bóun ti ma kí ó tó ọmọ wúrú náà lè lómi náà fẹ́ mọ kí ó tóun sì ti mọ̀ wí tẹ́wàá ayẹ ní ọmọ wílẹ̀ nígbà wáyé kí ni ìmọ̀ a ti gàgà àmọ́lẹ̀ rẹ̀ fún ẹni tí ọ̀rọ̀ ọmọ méjèèjì ń kọ́ kódà ẹ̀ máa ń

ìmọ̀nà ní èrè. wọ́n iná máa ń jẹ́ mẹ́lọ lókọ́ mẹ́lú mi ní ọlẹ́ rọ́pá. ìnẹ́bẹ̀rẹ̀jẹ̀ máa lò lè kàmáàlù ìdí ń jẹ́ ẹwà mímọ̀ alìkàmáàlù fínihù àti àpé àpé pérépé pálífà nígbẹ́ máàrífà ju ilmù lọ. Abdulhalim Shehu Azhar Mahmoud. Eh? nínú àwọn tó ládárí Abdulhalim Mahmoud Abdulhalim ẹ̀rọ kí àwọn kan tí wọ́n ṣe wọ́n bá sí àwọn ẹ̀rọ báyìí ni wọ́n ń sọ àlùfárùkù bẹ́yìn nà ẹ̀lmi wà ní màrífà ni wọ́n ń sọ pé ìmọ̀ ìyẹn lè kọ ìyẹn lè kà àmọ́ màrífà ni kí ni a rí pé ìmọ̀ yẹn ọjọ́ dá nǹkan tó dá àmàyàtọ̀ sí tí ò dáa táàwá ní ká tí ò dá mọ́ ọlọ́wọ́ nítorí pé ìrìfánù máa rí fàwà lára rẹ̀. àìmọ́ ilẹ̀ ààrìmù ulama tó jẹ́ pé níbi ìbàjẹ́ lẹ́mọ̀ bá wọn. táwa ní kí ní yọ ọ̀dá ní òun mọ̀ kí lára tó tó ṣe kò sí máa rí fà lọ́dọ̀ rẹ̀. tí máa rí fà bá wà máa rí

We We We are are are Now, eh, eh, ojú gúngùn, awareness, awareness, awareness, awareness, awareness, ọ̀tọ̀ ni awareness, ọ̀tọ̀ We are Allah, awareness ni pé ìbòlìkì ní yóò láàrín. Awareness ni pé níbòlìkì ní yóò láàrín sí Mustaqbal, ìgbẹ̀yìn ọ̀rọ̀, hmm. onímọ̀ àrífà, onímọ̀ àrífà. Márífà ní ní kọ́lọ̀ kó fún wa. Márífà ní ní kọ́lọ̀ fún wa. Mo fẹ́ bínú ìbínú tí bí ìkìlẹ̀ ìtọ́ jẹ. Mo fẹ́ bínú ìbínú tí bẹ́ bí ìkìlẹ̀ lápá ẹ̀ sí ẹ̀ ní ẹ̀lájú wa mọ̀. Kò ní bínú. Tẹ́lọ̀ bá ju wa kò ní bínú ni máa fi wọ́n á yẹ ìbínú ìkan lògùn kiri àfikábì. Ní jẹ́ márífà nù. Sọ márífà yìí ọwọ́ ẹ ni ilé àbẹ́yìn olè ní máa rí fàájọ́ bá ní ilé mọ̀ ayayà fani tó bá kẹ́ tí ó ké ojú ọkà wí ṣùgbọ́n tó bọ̀ wọ́n ní máa rí fàfúnra ó kéré ọlọ́run gbogbo kiri yìí sáwọn lọ mẹ́ẹ̀ tá a ti lọ lẹ́ẹ̀kan òun ni pé gbogbo ń tàbí tàyé nù ọjọ́ mélòó gbogbo ń tàbí tàyé òun lè tilẹ̀ jòkó bẹ́ẹ̀ ti jòkó lọ́dọọdún yìí àti ilé kéwù àti wáàsí àti àlọ́ lẹ́ṣọ̀ kan kálukú òkè kì í ti mọ̀ ẹ̀ máa yí pé ntí ọmọ jẹ fọlá ká ìrìbí dé ọ̀gẹ́gẹ́rẹ́ láwà yìí ọlọ́mọdé ṣe wọ yẹ. Amina. Àdéhùn fẹ́ràn wa náà. Àdéhùn fẹ́ràn wa náà. Àwọn tá a dúró àdé lórí nù. Àwọn tá a dúró àdé lórí nù ni. Àdúrà láti ẹni sí. Ibi àdúrà náà látún padà sí. Ibi àdúrà náà látún padà sí. Ìpè tí ẹ bá ti lè ṣàdúrà ọ̀rọ̀ rẹ̀ kílẹ̀ à. Bọ́lọ̀ wọn bá wá ṣe kò wó ní kan. Ẹ wà kéda lélu nísìn. Abẹ́ni kílẹ̀ kan. Bẹ́ẹ̀ni. Ká kéda lélu. Ọlọ́run wọlá iye àtàlá tuntun mẹ́mbẹ̀. Ibi tá a dọ̀ títí ọlọ́run sá wọlá nẹ́bí mọ́ta fọ̀ wá mọ́ mítà kù díẹ̀ káàtó ọlọ́mọ́sà tún wá ṣe tó ìṣìta ọlọ́mọ́sà wọlá pé wọ́n náà ọlọ́fẹ́ràn nẹ́bì yìí ọfẹ́ràn ẹni yìí ṣe pé wọ́yá iṣẹ́ là nẹ́bì ṣe tó fi ṣe bẹ́ẹ̀ àti gbogbo àwọn yòókù rẹ̀ àtàwọn òjíṣẹ́ yòókù náà èèyàn bí wa ni wọ́n ìnáma aná basharun mithlukum èèyàn bí wa làwọn náà àwọn náà sọ mọ́sà fi rú kẹ́nà bá wà náà lọ. Àmín. Ìjẹgbà àdìjẹgbọ́. Ìjọba àdìjọgbọ́. Tí ìjà rọ́nà lọ láyé. Tí ìjà rọ́nà lọ láyé. Ọlọ́mọ́sà bá kílẹ̀ ààrẹ. Ọlọ́mọ́sà bá kílẹ̀ ẹ̀dánù. Níbi jíjí jẹ, níbi ti múmu, níbi nílò, níbi ti nílò, ìṣọ́, ààbò, ọ̀tá, ṣàìfẹ́, ìfẹ́nu, ọlọ́wọ̀, mọ́ta ìfẹ́ alẹ́kọ̀ọ́ kí lágbọ́gbọ́ rẹ̀ fún ọ. Ìwọ ló bá jẹ́ Mùsùlùmí sọ́sàn. Wọ́n jà fà dáadáa. Tó bá jà fà dáadáa. Ìwà bẹ́ẹ̀. Ṣé wá ní Mùsùlùmí sọ́sàn? Mo ti ọlá fà dáadáa. Wọ́n ní ábìdì tọ́lọ́run. Bó ti wá ní olùsílọ́run ti ọlọ́run. Ọjọ́ ìsáré okó wa lẹ́rú. Ọjọ́ ìsáré okó wa lẹ́rú. gangan ló gbé lọ. Ìṣẹ̀dájọba kó ẹ̀ èèyàn gangan fún ẹ̀ lọ nìyí ó lè fẹ́ rù rẹ lẹ̀. ó lè fẹ́ rù èèyàn lẹ̀. ìyàwó rẹ ọmọ rẹ ọmọ kéwú. ìyàwó rẹ ọmọ rẹ àtọmọ kéwú. àti jẹ̀mọ́. kó lábọ́ làwọn ọ̀rọ̀ ọ̀tásùn dáadáa yìí. láti ti kó lẹ́rù. ọwọ́ a lè fi irú ẹ̀ tí ó kọ́ mọ́ rí ọkọ lẹ́rù kọ́ á kú ọ ní ẹ̀rù. àwọn ọmọ kéwú rẹ adídárí hàn hàn yìí. àbá yìí ẹni ọlọ́run níbó làwọn ọ̀gá mú gbó ọ̀gá mú gbó àwọn ẹni yẹ mú pàyà yìí wọ́n pẹ̀lú ìwọ mẹ́wàá sọ lárúbá báyìí wọ́n ọ̀tẹ́ ìjọ àfá okòrò ẹ̀lẹ́rù lọ. okòrò ẹ̀lẹ́rù ló ní. àtẹrù àtẹrù mọ́jẹ̀ lè dánù. àtẹrù àtẹrù ọlọ́mọ́jẹ̀ kí ìṣẹ́lẹ̀ ó pọ̀ pọ̀ lọ́rùn rẹ̀. ọlọ́sọ̀rọ̀sọ̀ lẹ́jẹ̀ yìí. rọ̀bọ̀dánà yìí. ọdá ìsìnkú ìjẹ̀kẹ́ fún wa. ẹni tí ń sunkúnnú ọlọ́mọ́jà pálẹ̀

Kò tó dà máa ń ta yọ̀ lámọ́ rí pòwò nù. Kò tó bá máa ń ta láyé ọjọ́ nù. Òkòtó. Òkòtó tí wọ́n máa ń ta láyé ọjọ́ nù lábí pòwé bẹ́ẹ̀. Ọ̀tá kòríta. Ó ló tàá kòríta. Wọ́n á ní ẹ̀wọ̀n tọ́tọ́ ta ọwọ́ ẹ̀ kò rí rẹ̀. Ó nígbà tó ń ta ọwọ́ rẹ̀ kò rí rẹ̀. Bàbá tàkòtò A lè tá lóru. A lè tá lóru. Ó mú ndí báyìí. A mú ndí báyìí. Ó tà báyìí. Ó tà báyìí. Yóò máa dúró. Yóò máa dúró báyìí. Àwọn bá fẹ́ tá lẹ́bù. Àwọn bá tá lẹ́bù. Ó jẹ́ ó báyìí. Ó jẹ́ ó báyìí. Ó wà tá. Ó tà báyìí. Ó bì ìdílé rẹ̀ yóò máa tẹ̀lé báyìí. Yóò bì ìdílé rẹ̀ yóò máa tẹ̀lé báyìí. Ó wà rẹ̀. Ó wà rẹ̀. Yóò àpàjúdé. Yóò àpàjúdé. Ó wà àpàjúdé. Kò ní sàkìtì. Àwọn tó bá tá lóru. Àwọn tó bá tá lóru. Ní máa ń jó. Ní máa ń jó. Ìrẹ́ ń di yóò. Àti ìrẹ́ ń di yóò ṣòro. Àbíkọ́ tálẹ̀ bẹ̀ báyìí. Àbíkọ́ tálẹ̀ bẹ̀ báyìí. Ọ̀wá ìtúnṣọ́ àtọ́ tálẹ́gbẹ̀ náà yóò ṣubú lẹ̀lẹ́. Ọ̀wá ìtúnṣọ́ àtọ́ tálẹ́gbẹ̀ yóò ṣubú lẹ̀lẹ́ kan ni. Ọlọ́run jẹ́ ọmọ rí ta. Ọlọ́run dákùnjẹ́ ọmọ rí ta. Ọlọ́run dákùnjẹ́ ọmọ rí rẹ̀. Yóò àpàjúlé. Yóò àpàjúlé. Yóò àpàjúlé ni wọ́n máa ń kà. Yìí tó bá pàjúlé ni wọ́n máa ń kà. Àṣẹ ìgbàgbé wa mẹ́rin rẹ̀. Àlá àwọn ọ̀gá ẹlẹ́rùn ìgbàgbé. Ọmọ a ní ó dé àbíkílà. Bá ló dé. Ẹ́ Òde. Wọ́n lé dé. Ọba tàbá ìtàbá rẹ̀ tó bá parí alòdé ní àtọ̀ta alòdé yìí àmà wá nílò láàmú kàdé. Àlá. Tí mẹ́wàá mẹ́wàá kó. Ó ní mẹ́fà. Mẹ́fà mẹ́wàá. Mẹ́wàá. Mẹ́wàá. Àwọn anìkẹ́nìkejì náà ta tiẹ̀. Anìkẹ́nìkejì náà ta tiẹ̀. Aláyẹ̀ lómi ìta tiẹ̀ lé ṣẹ́ ẹ̀mọ ogún tọkàn pajú dé bẹ́ẹ̀. Aláwa kúmọ̀ tẹ̀jìrà. Alọ́wọ́sà jẹ́ a máa rí ta. Ámìnà. Wọ́n jẹ́ mọ̀ rọ̀ lọ́rùn. Àtàwọn tí ń fún wa ní kàn mí. Àtàwọn tí ń fún wa ní kàn mí náà. Àdúrà yìí náà nù. Ara àdúrà yóò mú. Ọjọ́ ìjọ ọjọ́ àdúrà ni. Àwọn kan kó mílíkì wá sí. Àwọn kan kó mílíkì wá sí. Àwọn àjábì tó wá jíṣẹ́ nìkan sí. Àwọn àpá àwọn ọmọ ìjábì tó jíṣẹ́ nìkan sí. Gbogbo ẹ̀jẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀. Àtọ́nígàrí àtọ́ní mílíkì. Àwọn tó ti mọ́ àlàrí láti pé pé a ń gbé ẹ̀rẹ́ ìfẹ̀ mú akọ́ òun. Àwọn tó ti mọ́ àlàrí òkè ní bàjẹ̀ ní kí ọmọ wá kọ́ rẹ̀. Ẹ̀bá mú àdínkọ̀. Ọ̀bá mú àdínkọ̀. Ẹlùmí ọ̀rọ̀ àti ọmọ gbà á, mọ́ gbà á. Ẹlùmí ọ̀rọ̀ àwọn ẹ̀bí àjọ máa ń gbà á. Àbáwà ìdágbé. Àìsí ìfún ẹ̀lọ́. Ọlọ́run sì ní ká mú wá. Ọlọ́run ń wọlé. Nítorí àwọn àdísọ́júwọlé. Àti ní lọ́rin lọ́wọ́ gbà. Àti ní lọ́rin lọ́wọ́ gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ìrún sí dáadáa fáwọn ẹni ọlọ́wọ́ lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ìrún sí dáadáa fáwọn ẹni ọlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìṣẹ́kìtì lọ́wọ́ dáa. Àwọn àdàníyàn yìí. Wọ́n ní kọ́lùkọ́ máa dà ní ọ̀sí ẹ̀. A lọ sí lọ ní ìjẹ́ ìjọ Jímọ̀. A lọ sí lọ ní ìjọ Jímọ̀. Ọdún mẹ́wàá àti ìbẹ̀rẹ̀ ààyè dáwà ní Ìlọrin. Dáàdì bẹ̀rẹ̀ iṣẹ́ ìpèsè tó jọ́ ọ̀nà ọlọ́run ní Ìlọrin. Ìkàtọ́lọ̀ fi tàwa lọ́rẹ̀. Ní ìkàtọ́lọ̀ fi tàwa bàbá lọ́rẹ̀. Ní àpọ̀tún rẹ̀. Ní etí ni. Odò ta. Lódò ta. Gbà àwọn tó wá bẹ̀. Gbogbo àwọn tó wá bẹ̀. Lórí bàbá Sùmọ́ wọ̀bà lórin. Ọbẹ̀ alábọ̀dọ̀ bàbá gbogbo àwọn tó jẹ́ látàbújá. Àti gbogbo àwọn tó wá látàbújá látẹ̀kọ́. Ẹnáwó tán lára. Tó ń náwó tí wọ́n lára. Àwọn tó gbàwé ẹ̀rí. Àwọn tí wọ́n gbàwé ẹ̀rí. Àwọn tó jó iye. Àtàwọn tí wọ́n jó iye. Ọlọ́run èrò mọ́tẹ̀ bá dúró ti gbogbo àwọn àpá Islam. Gbogbo jàmẹ́. Lọ́kùnrin lóbìnrin. Lọ́kùnrin lóbìnrin. Ọlọ́mọdé ìgbàdúrà yín o. Ọlọ́mọdé ìgbàdúrà yín o. Kàbá ìlọ́kàn. Táwọn àwọn bá sọ fún kàbá ìlọ́kàn. Ẹ̀sìn ìṣẹ́ náà nù. Wọ́n ń jẹ́ lọ lọ́rùn ni. Pàápàá jùlọ. Pàápàá jùlọ. Pàtàkì bẹ̀rẹ̀ àdúrà ọlọ́run. Ọjọ́ tá ti gba ẹ̀bẹ̀rẹ̀ àti ọjọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún. Kò sí jẹ́ lọ́rọ̀ ìyàwó fún ọmọ ẹ̀sìn àtàwọn bàbá wa. Ọlọ́run mẹ́rin bá wọ́n fún fún yí. Ohun tí mo wá bí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ta ìjábọ̀wọ̀ rẹ̀ ó tó kí ló wọ́n máa dùn ara ọmọ ya àwọn àbáàlẹ̀ kéwú ọlọ́pẹ́ta ìdánúwà bàbá ilẹ̀ aláàmù bàbá ọmọdà aláàmù bàbá ìyàwódà aláàmù pẹ́pẹ́ ọmọ kéwú náà ọlọ́ọ̀jẹ́ ọlọ́mọ kéwú jẹ́ tọ́ka sí bájá kéwú àjẹ́ ìtọ́ àwọn òbí wa ọlọ́dọ́kùnjọ́ ọjọ́rẹ́ wa ọjọ́ àtúrí èmi náà ọjọ́ àtọ́lọ́wọ́ bàbá wa àfáàtò nílé kíú àti gbogbo àwọn àfáàtò nílé kíú ọjọ́ yà bàbá wa mùjú ní mẹ́kà ọlọ́gbọ́dọ̀ ẹ̀dúró ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa ọjọ́ àtàkù lọ́fíìsì ọlọ́run ọjọ́ àtàkù lọ́fíìsì ọlọ́run ọjọ́ dàrúmọ́ àlọ́wọ́ ọjọ́ dàrúmọ́ àlọ́wọ́ ọlọ́run tàkì ọlọ́run tàkì ọlọ́run tàkì ọlọ́run tàkì Ibẹ̀ bá abẹ lọ́rùn. Ajẹ́gbèsè. Ajẹ́gbèsè. Mo wá tẹ́. Mo wá tẹ́. Mo jáde léwe. Mo fẹ́ jáde léwe. Mo wọ́kọ́. Mo wọ́kọ́. Mo wáyàwó. Mo wáyà. Mo fẹ́ trọ́fùl. Mo fẹ́ ìrìn àjò. Mo fẹ́ rí owó kójọ. Mo Gbogbo ojú wọ́n ń gbọ́ ọ̀pọ̀lọ̀ bàbá wa. Kò sí ọ̀nà rẹ̀ tẹ́lẹ̀ o. Ọlọ́bàbà ṣe fún yín. Ọlọ́bàbà ṣe fún yín. Má ṣe ikú ní Islam. Má ṣe ikú ní Islam. Ṣé wa ní ráhàmà fún yín? Wá sí ọ̀dọ́ bàbá bàbá wa. Wọ́n ló Àtàdáralé. Àtàdáralé wa. Àtàdẹ́sẹ̀lé. Àtàdẹ́sẹ̀lé wa. Ẹni fẹ́ tọ́pù fẹ́ dẹ́sẹ̀lé nǹkan ni. Ẹni fẹ́ àwọn tó lọ́pọ̀ ó dára lé nǹkan ni. Ẹni fẹ́ àwọn tó lọ́pọ̀ ó dára lé nǹkan ni. Ẹni kọ́lé ó nǹkan ni. Ẹni kọ́lé ó nǹkan ni. Ẹni ó nǹkan ni. Ẹni tó fi sọ́kàn pé ìmínà fẹ́ sí ọ̀dọ́kàn nǹkan ni. Ẹni tó fi sọ́kàn fóun náà fẹ́ sí nǹkan nǹkan ni. Wọ́n Wọ́n ti gbà fáwọn kan. Wọ́n ti gbà fáwọn kan. Wọ́n ní sẹ́mi jùdà lẹ́nu lọ. Tí wọ́n ní sẹ́mi jùdà lẹ́nu lọ. Ayé wọ́n ti dá mẹ́. Táyé wọ́n ti dá mẹ́. Bàbá wa lábẹ́rẹ́. Àwọn bàbá wa lábẹ́rẹ́. Màhọ̀ pọ̀ dálélù ló ń jẹ wọn tí wọ́n jẹ. Dálélù ló ń wọn tí wọ́n jẹ. Omi wọ́n tí wọ́n mu lójoojúmọ́. Kíkan láàárọ̀, wọ́n kíkan lọ́sàn, wọ́n kíkan láàárọ̀, wọ́n kíkan lọ́sàn, wọ́n kíkan lálẹ́. Wọ́n sọ fún mi pé ó lé lógójì ọdún táwọn fi ṣe bẹ́ẹ̀. Ọjọ́ bá bàbá ẹgbẹ́ tó lé lógójì ọdún táwọn fi ṣe bẹ́ẹ̀. Ẹ bá ẹ bá mọ àyàtù bàbá wọn mú nǹkan líle. Ẹ bá mọ ìṣẹ̀mí wọn bàbá ẹ kó wọn mú nǹkan líle. Àwọn alátò ìdáwọ́ hun tẹ́lẹ̀. Àmọ́ ń gbàtà àwọn bẹ̀rẹ̀ dàlélù tí wọ́n fáwọn nẹ́kàlẹ̀ táwọn ṣe ni ìrọ̀rùn ti dé bá àwọn. Ọmọ tó yẹjú ni wọ́n bí lọ́kùnrin lóbìnrin gbogbo wọn kàwé wọn kí wọ́n lọ lọ́dọ̀ wọn lọ lárúlẹ̀ lárúbá wọn níláàrí bàbá rẹ̀ bá ti ń lọ títí mọ́ngòrò ìtẹ́bà jáde títí lọ ilé wọn ní násánà Bàbá tó lọ àbíkó. Lẹ́yìn ilé epo yẹn nílé wọn wà. Wọ́n ní lọrin bẹ́ẹ̀. Wọ́n ní lọrin bẹ́ẹ̀. Gbogbo ẹbí ni wọ́n ṣe fún. Gbogbo ẹbí ni wọ́n ṣe fún. Dàlélù ni wọ́n ṣe. Dàlélù ni wọ́n ṣe. Bàbá wa wòlíì. Àwọn bàbá wa wòlíì. Mo ṣe ojú wọn sàlá ìṣẹ́ lọ́wọ́ sàkẹ́ wọn. Ó di sàlẹ́ ìṣọ́ lọ́wọ́ sàkẹ́ wọn. Wọ́n ti hájì lọ́dún kan pẹ̀lú àlàájá wa tó lọ ilé lọ́wọ́ sàkẹ́. Ah. Àjọṣe hájì lọ́dún náà. Ṣé ti kí ni rí? Jẹ́ ti six àwọn ti seven. Rìjẹ́ẹ̀tì àwọn ti kùránì mi ti kùránì àwọn ti dàlélù bàbá wọn wò méjì sí pé à ah, wà bá àtúnwà fún lárúbá ló tún fún náà àdúrà báyìí àwọn ìdáhùn bàbá wa ti lu kùránì àti dàlélù alájẹ àbáwá ilé àmọ́ ṣe wọ́n ní sẹ́nu wọn fílẹ̀ pàdé àwọn náà sọ iye ọdún tẹ́tẹ́ ti dàlélù wọ́n sọ iye ọdún tẹ́tẹ́ ti dàlélù gbogbo nǹkan ọlọ́run fún bàbá wò nídìí ní dàdàdàdà wọ́n bímọ ọmọ wọn ìtọ́jẹ́ air wọ́n tún wá ń mọ kíwú wọ́n tún wá lówó lọ́wọ́ nǹkan wọ́n sì parẹ́ tẹ́lẹ́lùdá púpọ̀ tẹ́lẹ́lùdá púpọ̀ àwọn tí wọ́n ṣe tẹ́niláàrí làwọn ó ṣe yóò tàjá níláàrí láwọn tí wọ́n tẹ́lẹ́lùdá níláàrí òun làwọn ó ṣe olówó tàjá níláàrí dájú ní ẹmọ lọ́mù òkú máa bù kúrò máa fi nǹkan fún àti dáyé lọ́dá kí dáyé kọ́lọ́ ó rí pé jọ́tọ́ lọ́wọ́ bá mú ṣàrábá ṣàrábá ń tàhúrá ni tẹ́lẹ́sàbílà ni yóò dá lónìí yóò tún dá lọ́la Dàlílù bàbá wa ilé àmọ́ ṣe títí títí àwọn dàlílù wọ́ṣẹ́ sí wọ́n tí wọ́n pọ́n ó tún dàlù. Kí là dàlílù kan bá mú dàlù àti Kùránì? Etí ibi jẹ́ máa ń fọ́ mú yọ́ pọ́n sí ìdí dàlù. Ìjọba mi tẹ́ pẹ́ mẹ́lì. Wọ́n sàwọ́lá wọn sàjúkì tó wá náà dá wa. Ìlànà mẹ́lẹ́kẹ́ta ó ń sọ́dún náà lẹ́nàbí. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة على النبي Àṣàlámù àlànàbí. Ẹ̀yẹ́ máa máa kí lọ, àwọn máa kí lọ. Ẹni ọmọ ọkọ̀ máa wọ́n kọ́ lọ. Àṣàlámù àlànàbí. Àṣàlámù àlànàbí. Àṣàlámù àlànàbí. Àṣàlámù àlànàbí. Àṣàlámù àlànàbí.

والصلاة على النبي سلام عليه والصلاة على النبي سلام عليه السلام على النبي تريد برك صلاة لا جاية لها ولا هدى ولا حدى صلاة دائمة بدوام وعلى آله وصحبه وسلم تسليما من اللهم صل على سيدنا محمد وعلى آله النورانية ولما القدرة الرحمانية وأفضل الخليقة الإنسانية وهذا من صورة الجسمانية وإمادة الأسرار الربانية ووسائل العلوم الاستفائية صاحب القبضة العسلية والبادة السنية والرتبة العالية ولزوجة النبي لذات الوهابي وعليه وسلم وبارك عليه وعلى آله عدد ما نصره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

ونورك العمي الذي ولا تمين ولك العيد بمجود وفعلي اللهم وسلم على إله الذي جل منها وسلم عن العالم وعبد المستمع اللهم صل وسلم على سيدنا الأكبر العظم إبارك ولك إلى رسول الله صلى الله عليه وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وعلى آله نقول الأمالين وعلى رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين Àdúrà láṣẹ yìí. Àdúrà láṣẹ yìí. Sàmì àdúrà kárí. Ẹ ṣe àmì àdúrà kárí. Ọjọ́ tá bẹ̀rẹ̀